Àfánlá àbúrúhùmá bí áhàlá tẹ̀hìyàtẹ̀. A ń kìí pẹ̀lú èyí tí fi dájú nínú gbogbo tí èyàn máa bí kíyàn nínú kíkí. Làsín dídùnà fílá ilmi ṣarkọ́ wà máa gùrìbán. Wàláì ní gbogbo jẹ́ dídù dínì láì dábìlì náyàtì. Nínú mímọ̀ bàbá wa yìí ni ayé sojo. Ayá àbàsà fídí nìna wákàtà dùnà. Bàbá táà wò táà fi. Bùmá rọ́ màrú fídí ní ìbílì ìdáyà. Gbogbo ni ó bá kọ́ sí bàbá nínú ẹ̀sìn. Wàtọ́ bá tí ó ti rí ìṣe ìkì dáúdà sí ìwàfà. Ìkìlẹ̀ bàbá màjá. Wọ́n dà kú dàmì ń fárí yẹ ti búbi gúnlẹ̀. Àwọn gbogbo àtúntò bàbá ò ní kàyà. Ayá káwọn náà kọ́dí fún sọmọ bí ìbáyìí. Ọlọ́mọ̀ sí ní ẹsẹ̀ yẹ yá. Ẹ̀yìn tẹ́ lè tẹ́lé bàbá tẹ́ lè máa tẹ́ bí bàbá ti tẹ́ ìnà ti tẹ́ ilé. Àfà náà, àfà ńlá, pàpàrà náà, wátàfà ọ̀pùra. Bàbá ní ọdún ẹ̀sùn pẹ́ láti pàdé wájú rẹ̀. Àbí dí ní ka àdúhù láyé kọ́ ìlú ìdáyàtì. Kò lè mọ̀ náà lọ́rùn. Ìdáka ẹ̀ ṣe kí bí ó mi wà wá nìdí. Gbogbo àwọn ẹbí mi àtàrà wálí wà náà sí súnmà àárín ìyàtì. Wà ilé tí a ló ní àmúrọ́dì wà bá jàtì. Fàtàbà fàlá àfọ́n. Láyìí àfọ́n. Láyìí àfọ́n. Láyìí alimu bili awa. Bàbá wo ètè fẹ́nu. Àti ìlàtúrú mi rọ́bì ìbílí ìdáyà. Bàbá máa dájọ́ pẹ̀lú àlùkùn áàrin ni àwọn ẹ̀sà bá tí ó kọ̀wọ̀ ogunjọ́ wí kankan. Wàtà wájà wúlọ́ wìl kẹ̀rí mọ́ aláliwàrà. Bàbá ló fi wọn bọ́lá. Ìbáre ìyáre ẹ̀sà kàtà jàlùwì láyà. Àti ìjọ́ fọ́kọ̀ bí kò lè Àṣíbílára àṣúrúdì ìfìlìjà àbìsì kò lè mẹ́rin. Wà máa ń dúlà wọlé àdákọ̀ sí kúlẹ̀ ayáti. Ní gbogbo ọgbà ni bàbá máa ṣe ọmọ wọ̀n. Àbáṣẹ́yìn já ti kúlù tuyú níbi wà sí. Gbogbo àwọn èèyàn pọ́pọ́ kan ní wọ́n ń gbà. Àbáṣẹ́yìn

kupeleka ni watu àwọn àfá kan bẹ̀. Àwọn oníwà sí kan bẹ̀ tẹ́. Àwọn oníwà sí kan bẹ̀. Láàrín tọ́ àtàrọ̀ bí him. Kẹ́ẹ́ṣẹ́ tó yí tọ́lá ni wọ́n dín dé tí ó bá ní mú na náà lẹ́yìnlá láàáfíyà tí. Wọ́n máa sọ́bù tí báwọn yẹn ni wọ́n máa fọ́lọ́run parọ́ báwọn yẹn wọ́n bá ti dúró wọn. Wàlá kí na wúhù lákí na àdà ṣe ìkọlá ìbàbá àbá lẹ́ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Yásù bí a tún ilé àwà yìí. Bàbá wọn máa ṣe fọ́lọ́run pẹ̀lú. Àmà kùsùbù dárì lẹ́jẹ́ tí ó lámì ẹ̀zẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n máa kàtà ní wọ́n mọ̀ pé bàbá ìyẹn ni. Máa máa kùsùbù dárì lẹ́jẹ́ tí ó lámì ẹ̀zẹ́ bí gbogbo bàbá tilẹ̀ wù kó tilẹ̀ wù kó lágbára tó

kabil afil mọ̀kí láwà láwọn ha wà ní kabila àjínà sí bí àṣẹ̀wí yàtẹ̀ wà ní kabila àjíjárí ànímá òrùkù ha wà ní kabila ọ̀rọ̀kì bí àṣẹ̀kí yàtẹ̀ wà ní kabil ṣẹ́gìlẹ̀ alórí kàámẹ̀tẹ̀ wà ní kabil ṣẹ́gìlẹ̀ mẹ́jì kìbìrù yàtẹ̀ wà kọ́ bàílá Wàyúkú kí kàbí dí ni rọ̀ ábìlì wìkọ́ yàtì. Àtọ́mà àti àwọn Wà ń jẹ́dà kárùbà àmánù bí nàṣírí wà jìnà. Yá bí a ti rẹ̀ kúlà màdá abẹ̀rẹ̀ ìmáyàtì. Sọ́lì sọ́lá tàní Ọlọ́jẹ́ káàrí ní sọ́run, ọlọ́mẹ́ tí fa ní sàṣì, ọlọ́jẹ́ kẹ́mi ọlọ́gùn, àti ogbà àwọn àfáàrin alápapọ̀, àti ogbà àwọn ayára. Ilé ìlàmà bá ra ṣe, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, náà lọ sọ́rọ̀ lọ́wọ́ bàrọ́bìlà áàlà mí Alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, rabbil alamin ọpẹ́ tara ni pé adájọ́ ọjọ́ pé ọlọ́run fi ọjọ́ ìlú fún onínáwó yìí so alhamdulilayi rabbil alamin akẹ́wọ̀n bàbá wa ṣéèkì dáwọ̀dà tó bá wà sí ọmọlẹ́yìn rẹ̀ ọba sórí rẹ̀ kò sí ẹni tí òní sọ̀rọ̀ pé kí ni wọ́n ń bá ká àwọn adúpẹ́ lọ́jọ́ ìní pẹ̀tọ̀ ọlọ́run fi ọjọ́ ìní òfin pọ́n ilé tí onínáwó yìí náà ni mi kọ́ ara fẹ́ sọ wípé káyé sí kìí lọ sọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ Allah. لقد جاءكم لقد جاءكم من عبد عرض عليكم وإن الله فقد أبي الله لا إله إلا هو الشيطان بلاد قريش إني لازم ولا تستوى فأنا عبد الله عز وجل لئن جاءكم من جوا ẹ̀dàkùnrin jáyọ ń wá nẹ́bọ̀ àmàhàmà a fi gbogbo àwọn ẹni ọlọ́run àti kí àwọn ọmọ Ọlọ́pàá jẹ́ pé a fi ọpọ́ fún ọlọ́run jù báyìí lọ. Alhamdulillahi Rabbil Alamin. kò sí kìní kan tí mo tó fẹ́ máa wí má ju ọpẹ́ lọ fún ọlọ́run alhamdulillah àti ẹ̀yàn fún anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam mo kí bàbá tí mo ti ara wọn jáde àwọn bàbá wa kan a ń pè wọn ní dán Yorùbáwá bàbá dán Yorùbáwá ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ yìí ló rán mi létí ọ̀rọ̀ tó mo fẹ́ sọ yìí ló jẹ́ kí n gbàgbé Àwọn ní àwọn òdó ìsàlẹ̀ ọjà wọn máa láti jọ táwọn ti mọ́ àfá yìí lọ sọ́dọ̀ bàbá àfá ńlá. Tẹ́lìmà táwọn sọ ní ọlọ́mọ wá rántí pé àwọn ọbùn yìí ni ọkọ̀ wálé o. Àwọn alájọwà olóbì kan bẹ́ bí ẹ̀tọ́ jẹ́ ẹ̀gbẹ́ fún bàbá wa tí wọ́n bí wa lọ́mọ àṣẹ́ ìsọ̀lẹ̀ wọ́n ti ka ìdájẹ́ àdíkìlẹ̀ máa ń kà táwọn mọ́jú ọwà lé. Torí wọ́n sọ fún ọ pé ọ wálé o, àwọn aláàjì wa kọmọdínà àkàlà àti ìṣó ìṣó ìṣó wọn ló burú jù ìṣó aláàjì ìdájúrúbá wá yọ wá ní ẹsẹ̀ sùúrù àwọn tẹ́bí àwúsálà àwọn ẹsẹ̀ sùúrù àwọn náà wá rán mi létí ìsànwúgbà ń jẹ́ ẹ̀ta àbíjẹ̀ ẹni tó ń fẹ́ jẹ́ ẹnìkan fún mi pé ọ̀rẹ́ rẹ̀ sí ní àwọn òfẹ́ bí tẹ́ntì èyí ọlọ́mọsá jẹ́ kí aríbàbá gbẹ́ alẹ́lá ìlàhà ìlàlá mo kí bàbá látara pé mi ti ẹ̀lẹ́sọ pé kì ní kan báyìí torí pé tí bá ní máa sọ̀rọ̀ yọ́ máa pọ̀ yóò sì tún máa tẹ̀sẹ̀ bọ́ra wọn. Mo rí fẹ́ fi mí nǹkan méjì kan kí bàbá látara pé ìjọ́ kan kò tí pẹ́ yìí a lọ sí ọ̀dọ̀ alájà wa tí wọ́n jẹ́ alájà ìgbẹ́rò ń gbé tí ọmọ wọn ṣaláyè sí. Bàbá wa pẹ́ prógámù fún àwa àfá àtàmìlọ́dé lẹ́yìn àwọn ọmọ tí ó wọ́n wá pẹ́ prógámù fún wọn. Wọ́n wá ní kí mi ò sí wà tí wọ́n pẹ́ prógámù fún àfá yòókù náà bàbá wa ma kọ́dùrù rẹ̀ nìkan bí ó ti ma bàbá ò fẹ́ túnà sí rí rẹ̀ bàbá wa ní ìtọ́fẹ̀lẹ̀ pé tó bá ti kẹ́ ó ṣe ọkẹ̀níká sí ní jámọ́à tó bá yẹ pẹ́ fà mí àfà mí sì ti sẹ́fà bà sí ìwé ìtọ́fẹ̀lẹ̀ pé àkínlọ́ sí ìdìmánà yìí kí ni pọ́blẹ́mù ẹ gan ọlọ́kọ́ wa ń jẹ́wú ni nígbà ní káfà náà kọ́ káwútúbà sókè kọ́ káwútúbà sókè bàbá wọn fẹ́ràn wa àwa tá ti níyàwó lè ta ní mọ́tò nídìí bàbá ò tún mọ́ sọ pé ṣe bí ọ̀fà yín wọ̀lá ìtàlá bàbá ọmọ bèèrè bàbá dọ́dọ̀ pé ah, sàlámà lè mú ní sàlámà sẹ́ni ṣe bí ọ̀fà yín ó wáyé pápá mi ní ebi ọ̀bọ́ ọ̀pọ̀ ebi ọ̀bọ́ sì má pa ọ́ ọlọ́run tó ṣe báyìí fún bàbá ọ̀fà ńlá ẹ̀ ní màpadà sí ibú nínú ìkí tí mo kí bàbá tí ò tí ìpẹ́lára àyàmù màdúdà ni ọlọ́run wá ní kí àdúrà bàbá ọmọ gbà lára wa ti wá náà báyìí tọ́lá sí rí àwọn èèyàn kan tí wọ́n ti kọ́lá ìbábù lọ́rùn wọn àmọ́ nínú àwọn tí wọ́n kọ ẹ̀yìn sí anẹ́mọ̀mọ́ látara bàbá ni àbá náà bọ́bá tètè bímọ yóò bẹ̀rù mi lọ́mọ yóò wá bẹ́wù lẹ̀ ìmẹ́mọ̀ wá wà nípa kó ní ìmọ̀ wá wò báyìí yóò mọ̀ wá fọwọ́ yóò wọ nẹ́ka yóò wà mọ́ ọkọ́sọ gidigidigidi afá àdámù kan náà alámọ́sájá aláfá àdámù náà pẹ́ òun ló pẹ̀lú sí sàárà fáfàrà bàbá ṣẹ́sà hassan ọwá fún ẹnìkan lẹ́ran ẹni wọ́n tọrọ ẹran fún àfá rẹ̀ tí ẹ̀dàpẹ̀ fọ́wà àfá náà ní ẹran afá wá ní ah, ẹ̀tún fún lẹ́ran yìí àwọn sì fẹ́ tẹ̀lé ṣe òjáde ọmọ òṣèlú mọ́tò jọ wọn lọ bó ti kanlẹ̀ fàfá àdámù ní fẹ́ dákùn àwọn fẹ́ tẹ̀lé ṣe òjáde ẹ̀dàkùn ẹ̀yáwọn ní 15 wọ́n dákùn 15 ní gbogbo sí nǹkan sí ọ̀rọ̀ wọ́n fẹ̀mù lọ́wọ́ tó wá oh, ọlọ́run ọlọ́run tó ṣe bàbá lẹ́ni tí èèyàn lè sábà bọ́jọ́ bá ń sọ jù báyìí lọ ìfẹ́ tí ọ̀rọ̀ wọ́n gbé mi kọjá tí màá rí ikú ìlọ́jẹ́ kí n máa yọ lẹ́yọyọ báwọn ọ̀pọ̀ tí bá ọtọ́lọ́run ṣe fún bàbá látara wa kò síbi tá a dé àfáà ńlá ti dé náà ni bẹ́ẹ̀ wá ní gbogbo ẹni kálukú pátápátápátá ọlọ́run tó lè tó ṣe pé báwọn náà bá débì kankan lọ́mọ bàbá ṣé ò dáwọ́dù ló yìí alhamdulillah alhamdulillah ọlọ́run mo dúpẹ́ tọ́lọ́run ò jẹ́ ń síyà síbì kan ẹ̀mí àti mo dúpẹ́ kinní kan wípé ọlọ́run ò jẹ́ kí n ní ṣéwù méjì àṣéwù tààlímí àṣéwù tàṣọ́wù bí kan kò sí a máa lọ pami sẹ́kánù kan a tún máa lọ pami sọ́nà màdúngúrí kan èmi kò sí fìtínà ọlọ́run máa máa yọ àwa tó gbé èkó mọ́tò tẹ̀lé bàbá bàbá òsùn ní ẹ̀yà ilé ẹkùn wọ́n tún rẹ̀ sínú mọ́tò wa kí la tún fẹ́ ọlọ́run tó ṣe báyìí kódà yìí tí máa ń rò lọ́kàn ara ń pé sí àwádò sí lè mọ̀ sí báyìí dá ọlọ́run àdánwò ní èyàn máa ń dẹ́ èyàn ara fìtínà mọ̀rí èyàn máa ṣe èyàn lè ṣe bẹ́ẹ̀ ẹ́ tọ̀ ọlọ́run mọ́sá wọlá tó ṣe fẹ́ fún bàbá bàbá ò lè ní bùkátà kan fẹ́ wọ́n fẹ́ sí bùkátà kan káwá lòdì kan wá ní sẹ́yìn náà sáré pẹ̀lú òdí ti ní bùkátà kí àbá wá ní ẹ̀ ní gbowó òdílé ní òwò náà bàbá ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n tó pé òun lé níjọ́nà wọ́n tún pín wípá ṣe àwọn ọjọ́ mi wọ́n tún pín ilé ju àwọn ọjọ́ mi lọ ẹni mà padà sí búwà bá ọlọ́lá ìlàhà ìlàlá ìgbà tí àwọn alhájá wa ẹ̀yà sùmánàlá tí wọ́n fẹ́ ṣe program àwọn bá kaníkì májì kan sígbà tí àbájọ akẹ́rẹ́ mọ́ ah! ó ṣe é ṣe kí bàbá ọmọ wà tí bàbá bá wà àwọn ni wọ́n ṣe ìgbà tí àbájọ wà àwọn fikún wọ́n ṣe tí bàbá bá bá rán wa lòdì tí ẹ máa fólóde èyí bá yín bẹ̀ nísìn tí ìbá tètè dé máa ṣe program lọ tí bàbá bá padà dé bàbá òdí sọ yí pé ń gbà mọ́ ti dẹ́wọ̀n ẹmọ́ sí prógámù mọ́ àwọn náà ni wọ́n ní ká ṣe ẹ̀ ní màgbàdà sí bú bàbá alẹ́lá ìlàhàlẹ́lá mọ́ fi ti bàbá kí chairman agẹ́gẹ́ níjọ́ ní ìta pàdé níbi òkú Jamiu Adéńlé bàbá Jamiu Adéńlé ni wọ́n tún tún rán wa o ìwọ́n ń jókòó lẹ́jọ́ náà fẹ́ mú pé mo ti ṣe sẹ́kẹ́tìrì wọn rí ní ọ̀nà fàkìlẹ̀ lọ́hùn táǹsì búrẹ́dì <laughs> wàláhì àwọn àti wọn ní ẹ̀rù eh, mọ́tò ṣáàdámọ̀ ẹ̀sì jẹ́ mọ́tò ìkílórúkẹ̀ ní fọ́síwájí pẹ́sẹ̀wàgàn láàmà fi kiri búrẹ́dì lọ ọ̀nà palẹ̀sáyìn rásímà ọ̀nà mọ́tọ́gún wàlá sẹ́kẹ́sì nígbà àṣọ já búrẹ́dì gbogbo ẹ̀ láńsẹ́ jẹ́ ọlọ́run ọlọ́run tó wá ní ah, wọ́n ń sọ́jọ́ àwọn kan sọ pé láìláì gbòlòtí ọmọ orí mú ní á bàbá wa ni wọ́n kódà fáà tán ni wọ́n ẹ̀yìn mà padà síbó. a ti bẹ̀rẹ̀ prógámì wọ́n láwọn wà ní Abẹ́òkúta àmọ́ wọ́n bọ̀ wá wọ̀lá ìtàláì wọ́n sì dé ẹ̀yìn mà padà síbó. bàbá yẹn wọ́n bẹ ní ibẹ̀ ni bàbá dáadáa ni wọ́n gbogbo ìjọ́sọ̀ bá wọ́n sọ pé òde yá máa lọ báyìí nísìn tí mọ́tò bí wá ti dẹnu kọlẹ̀ bàbá àfáà lámà tó ní kí máa lọ jẹ́ kan e wọ́n ní gbá kí ilé ìkaná kí ti gbé mọ́tò wọn kí máa gbé lọ ilé ìkaná wọ́n bú wọn kọ́dà wọ́n pọ̀ ọmọ wọn ní dírẹ́fà ọmọ náà ni wọ́n ń ṣàkí owó sójú yìí orí tí ọlọ́run máa tàfà ní tó bá ṣe bẹ́ẹ̀ ni bàbá wa àkánkàmá ẹ̀yìn máa padà ṣe bú àwọn a máa wọ fún yóò sì máa gbá wọn ládùn wàlá ìtàlà wọ́n wọ̀ tí ó ṣe rẹ́gẹ́rẹ́gẹ́ ọ̀rọ̀ yóò ṣe dédé wọ́n máa ń yàn lọ́tọ̀ ni bá sọ yóò bí fìlà rẹ̀ bá sì dé kò tí ìdénú wọ́n wà á fi kún yóò fi ṣe dédé bí bàtà rẹ̀ bá sì ìdẹ́kò tí ìdẹ́nu wọ́n wà fílẹ̀ yóò padà wá dé ẹni máa padà sí bó ọlọ́lá ìlàhà ìlàlá mo kí gbogbo àwọn jàmá mo kí àwọn alájò wa Abdurrahman Sẹ́ríkí àwọn ni bàbá àdínì wa ní záwíyà wa àwọn náà sì ni wọ́n ní ilé tàà ń gbé ọwá sí bí ẹbá lùbàndírí ẹyọ kan lágún mẹ́sàn-án alẹ́ ẹyọ kan ṣoṣo gbogbo èèyàn pọ̀ kátọ́ ayẹ́fẹ́ méjì kátọ́ ayẹ́fẹ́ mi mẹ́fà àwọn ọmọ tí wọ́n ti ń lù ní ọ̀dọ́ ni wọ́n ní àlàáfíà dáadáa wọ́n àwá kanra rí wọ́n tán ní ẹ̀rọ ọ̀pọ̀sí jẹnẹrétọ̀ bí lẹ́bàá bá múnà lọ àwọn ní jẹnẹrétọ̀ kan lókè wọ́n ti wá fa iná wọnú mọ́sálásí wọ́n ní àfá àjẹsọ jẹnẹrétọ̀ ẹ̀sàn náà ẹ̀sàn kìnnínà bẹ́ẹ̀ tí ń sin ọlọ́run ní jẹ́ mọ̀ padà sí ibú ọlọ́lá ìlàhàlọ́lá gbogbo àwọn jẹmáà àwọn ìyá kan bẹ̀mẹ̀ tàbá tí ń lòdé tàà ń bọ̀ wọ́n ni àfà ẹlọ́rí ẹbọ̀ rí àwọn náà bẹ̀mẹ̀ ìyá mọ́kẹ́lá ní ìyá ìbejì ní ìyá ẹjà àti ìyá ríduánù àtàwọn tí ń dákọ ẹdákùn tó lọ́hùn àwọn màmá wa láti Ìlọrin ilé bá àmọ́lé àwọn náà bẹ̀mẹ̀ tí wọ́n wà ní my 12 ọlọ́mbà wa kí yí o àwọn àbámọ́ ah, ni àwọn ìyá súnnà wa àwọn lálẹ́dì mi gẹ́gẹ́ alájìrọ̀ pí kọ́kọ́ wò wọ́n gbàtà ọkọ̀ sí ẹ̀sàmàsílẹ̀ sí máfà kan wájú onírà àmọ́bẹ̀ fi fi ẹ̀sàmàsílò alọ́gbà sí wọ́n wá rí pé ọdà pé àfàsán mú wáyé ọlọ́run sàánú so àwọn ọmọ wa Abdulhamid Aké ọlọ́mọsàbáwà pẹ̀lú yín àwọn bàbá wa kí ọlọ́mọsàbáwà kí ọmọ bá wa jẹ wọn alẹ́lá ìlàhà ìlàlá ọlọ́pàá wọn lọ alájọwà pàùsíyà láti ìkòròdú àti ọ̀rẹ́ wa sí gbogbo jẹmọ́ lápapọ̀ bàbá náà ni mo ní kéré kálùkù wá wá pàdé àtàwọn ìyá wa láti ọdẹ́jọ bí lọ́hùn gbogbo ní kálùkù tójú mi ká àti gbogbo àwa jẹmọ́ lápapọ̀ ọlọ́kọ́mọ́sàwọ́lá àbá ọ̀pọ̀ láti àwa pàdé wọn àti gbogbo àwọn ọmọ nílùú ìsìláàmù rọwátì lápapọ̀ àríjíwàdà fìlí ọlọ́run kó gbàdúrà ní kálùkù mẹ́sà abdullatif àti gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ káàkiri káàkiri káàkiri káàkiri ọlọ́mbà wọlọ́bà kọlọ́mbà gbàdúrà àkò sí kàlẹ́ndà kan sí àálọ́ọ̀ṣì kankan bàbá náà ní ń sọ fún wọ́n dé ẹjú kankan ọgbọ́dọ̀ rí kí bàbá tó rí gbàtẹ́ bá ti rí sàlámà àlékùn kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún ẹni kálùkù ní sámánà ọ̀ lè wí gíní àbá kàlílá so ó ti àwọn bàbá wa ẹ̀ wọ́n ní sẹ́mọ̀ tọ́lọ̀ ti tẹ́wa tí a máa lò àsìkò wọ́n lòkulò ẹ̀hẹ́ wọ́n ní kí wọ́n lọ́ọ̀ṣì kàlẹ́ndà yẹn ẹ̀yìn ọgbọ́dọ̀ ní kún jòkó lásán olúwa rẹ̀ gọ̀ síra rẹ̀ nú ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àfáà náà wọ́n sì jura wọ́n lẹ̀ fún wa ni wọ́n fi wá kí wá ní kí a máa ló ṣe nígbà tó wá wọn àwọn bàbá wa fọ́ nílẹ̀ ẹ̀dẹ́kọ̀ gbọ́lọ̀ sí ibi jàmáà wọ́n ní tẹ́mí àwọn fẹ́ ni pé kí chairman fún ṣe wá àti fún wa ìgbé ńgbà tí wọ́n dé ẹni ṣe òkun lárúbọ́wá ni wọ́n ti ń sọ lẹ́gẹ̀ẹ́ ọba látàárọ̀ àwọn èèyàn wá rí pé chairman ló sagẹ́gẹ́ ti wà yíò àfáà ni tí wọ́n ṣe wá sí wọ́n sì bá wa lọ́ọ̀ṣì kàlẹ́ndà náà lẹ́ẹ̀ka náà a ní àwọn àfáwọn màtàlékù léyọkù àmá kí àfáwọn ṣe síkì ìdíná àmá lábẹ́ ọya gbogbo lórí annabi muhammadu annabi muhammadu bayin naka hairun nasu ne gairi ummati ila gairi maula ta ta aiko mu'allima bayin naka hairun nasu ne gairi ummati إلى خير مولاك دعوت مؤلما عليه صلاة لا جسم سلامه مع الآل والصحبة الكرام يزوينها أبى القلب إلا أن يكون متيما هل فكرني بالنبي مؤيما أبيت بليلي ثم سهران مجدا لذكر الذي قد تاب بدءا وما تما أسادر فيك لغرب ليلي وجرتيني يا موجبني في المذانب مجرم أنزم دور اللبد بذكر وصفه ويغزم بوصف البدر دورا منظما محمد الإبتاء بالخطوبات سيدي وكاتم سلك الرجل وكاتم الإيمان كل الأنبياء منالهم به دونة القدرات والكروان فنشاته كنفية الحج وادهن لذاك أتانا كاسم ومقذر فأي جميع الرسل أي محمد فمنه إليه لكل شهر مواجد رب العرش جاء محمد ورحمته وظهر رحيم فأسر النبي محمد صلى الله عليه وسلم وهو بشير نصير المفسد هو وساسم جواده كريم باسط الكريم مصطفى مني وهو سيرة المجتبى خطيب إلى إلى أرش بدأ وما تمام وبيده يتسك الكمام بوجهه به نار ليل الجال إذ كان ملزما فمن رام تركي في سياسي نبينا فقد رام أمرا مستهالا مكرما فمن رام مثل بدر يوما بأهله ومن رام أو دلعمت يوما وأيوما سيد سليم أنا كبيبي وسيدي فتاة خبيب الله من غير ما وراء فلله ما تلك التقاس لغيره فخير الرسول الله ليس لتعلم أشار إلى مدن فترى مكرمة وإذ رام مسك ما يأمسك ملتما رسولا جميع الماسكين بفضلها فحكته من لم يكذب براسيا وجودي فياتي بالمعارف المنكرا فقد كسر الاكداد عن ترك شاوية بفضله لكن الناس جل جلالهم وقوت الرسول الله ذاك النبي لا اله الا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا بسم الله أشكر المريد Allah, Allah, Allah, Allah, Amen. bí kí fi ní pẹ́tẹ́ ìyàwó ṣẹ́kù Ibrahim Niyaz وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أسعد المرسلين سيدنا ونبينا محمد وعلى آله وصحابه ومن تبعه بدعوته إلى يوم الدين أما بعد adá ọ̀pẹ́ fún ọlọ́run a fi ẹ̀yìn fún ànábà Muhammad mo kí ọlọ́run mo kí ànábà Muhammad bákan náà mo wá kí bàbá Sheikh Adam ọlọ́run kí ó bá foríjì wọn bismillah wallahu wallahu ahad Allahu samad lam yalid ṣéwò àdáhùn alfọ́nlá àdàmọ́mọ́ òkàyàtà ṣe wọ́n ní kí n ṣe wáàsí kò sí wáàsí kan tó mi fẹ́ ṣe níwájú bàbá mi níwájú àfáà mi torí pé àwọn ni wọ́n kọ́ wa kò sí fáàrí kan fún wa lọ́jọ́ tèmi wípé a máa ẹni nǹkan kan tí a bá mọ̀ nípa ẹ̀kọ́ Islam ẹnu wọn láti kọ́ ẹnu mi gbà wọ́n kọ́ wa ní lórí wọ́n kọ́ wa ní mọ́ríkàsì lẹ́yìn tá a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn mọ́ríkàsì tán àátún lọ sílé àátún lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn lé ní gbogbo ìgbà yẹn inú mi dẹ̀ bí pé ajíwakọ̀ mọ́ rupin àkáǹkà mọ́ abá ó ń bẹ níkàlẹ̀ yàtọ̀ sí pé wọ́n kọ́ ẹ̀mí wọ́n tún kọ́ ẹ̀gbọ́n mi ní gbogbo ọ̀nà ni fi jẹ́ àáfáà wa mo dẹ̀ mọ̀ lẹ́nu ìgbà tí wọ́n kọ́ wa náà àwa náà tọ́ díẹ̀ níwájú wọn tí wọ́n sì fún ní lẹ́yìn tó fún ní tó àwọn tó fún wa ní tí wọ́n fún ilé náà tó níwà sí fún wa ilé náà jẹ́ tó lẹ́kọ̀ọ́ fún wa ara ṣàhádà àti sàádà tí wọ́n ń fún àwọn ọmọ tí wọ́n ń kọ́ òun náà ni àfáàwà tí ó ń ṣe mójúdù lẹ́nu òun náà ni ó ń lò ní ìjókòó yìí tọ́ sí làwọn náà fi wá sírù ìjókòó yìí torí pé nígbà tí a bá kọ́ ọmọ tí ọmọ náà bá yàn tó bá yanjú gbogbo ìwà tó bá ń ṣe dáadáa oríire tí àfà tó pọ̀ ní ọlọ́nkúnwá wọlá sàádà àti sàádà tọ́lọ́ ní ká gbà lọ́dọ̀ yín gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣò ti yín náà ọlọ́run ṣe àlékún bẹ́ẹ̀ fún wọn rí pé gbogbo pípẹ́ ń kọ́ wa ẹ̀ ń kọ́ wa tọkàntọkàn ẹ̀ ń kọ́ wa taratara ni tó bá di kékeré kọ́ wa ní mọ́ríkàsì ìjọ náà lọ́rùn mo rí bí àbá mi ṣe gbójú ó bẹ́ẹ̀ ni gbogbo fánù lọ fi ń kọ́ wa nínú àwọn àfá àti àdẹ̀gbọ́ àgbọ́yé ẹ̀kọ́ wọn ẹni wájú ní ìbẹ̀ ọlọ́kún àwọlá bẹ́ẹ̀ àlékún dárájà náà ọlọ́kún bá ṣe fún yín ọba tí ó ní kí àwọn náà lè máa ṣe fáàrí pé nínú àfá àwà lẹ jẹ́ àìnírí ṣe mọ́ ọlọ́mà kọ̀ díẹ̀ sí àwa náà ọba tí ó wá fi àwa náà pé inú ọmọ kéwú la jẹ́ tẹ́yìn náà àfá yìí àìní tọ́bẹ̀ sí àwa náà ọlọ́kọ́ wájẹ kárí ọlá àti tóbi ọlọ́ ọlá àjọ kan sí ọlọ́ mo wá ti ara bẹ́ẹ̀ gbogbo àwa tí àwa síbí lẹ́ni lọ́kùnrin lóbìnrin àwọn àfá tí wọ́n ń ṣe nǹkan wọ́n ní kí a náwó láti lè ra oríire torí pé ẹni owó tí a bá ná fún àwọn àfá wa àwa náà rí àdìpẹ̀lẹ̀ ẹ̀ tó bá rí pé nígbà náà ṣe ti pọ̀ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó dà níyàn pé ìwọ náà ná bẹ̀tọ̀ bá mọ̀ kó ní lọ́wọ́ mo fẹ́ kó mú wá kó túnṣù wá fún àfà lẹ́yìn torí pé nǹkan tí àfà yẹn sọ bó ṣe rí nìyẹn o àti lè máa rí àdìpèlé bẹ́ẹ̀ àti kí òun náà lè máa ná ọlọ́n tó wá ṣe níná fún àwọn kan nírọ̀rùn ẹ̀ẹ́dá bẹ́ẹ̀ ọlọ́kún má dùn wọn ọlá àti tóbi ọlọ́run ọlá àjọkànṣe ọlọ́run ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم nípa lọ́nṣì ti kàlẹ́ndà èmi náà lọ́nṣì ẹ̀ fún gbogbo àwọn tó wá fẹ́ lọ́nṣì ẹ̀ ma lọ́nṣì ẹ̀ with 10,000 naira salamu alaikum wa rahmatullahi wa الله bismillahir rahmanir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 خلق السماوات والأرض والحمد لله فاتر السماوات والأرض جعل الملائكة رسلا أولي أجنئة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله كان على كل شيء قدير صدق الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين السلام عليكم nísìnyí bàbá mọ̀láná ṣẹ́kù dáọ́dọ̀ alfánlá gbogbo ní kálùkù ẹbọ́ sọ́wọ́ wájú gbogbo ẹni tí mo ní tẹ́ máa ti lọ́kẹ́ lè gbàdúrà yẹn dákun tó gbọ́ tó ti dúró wọ̀lá ó rí pé inú rẹ̀ ó dùn bàbá délé wọ̀lá ìtàlá àwọn lájí bí àwọn gbà tí ẹ ni tó ti rí nánú ẹjẹ́ kí á sọ látọ̀ annabi orin lè dáadáa. sallallahu alayhi wa sallam ẹjẹ́ awilẹ̀ tuntun sallallahu alayhi wa sallam ẹjẹ́ orin lè lẹ́kùnkùn sallallahu alayhi wa sallam kí ọba sọ́dọ̀ ọ̀yàn kí ìṣọ́gúrò nǹkan àbí méjì náà ni àwọn ìdí mẹ́ta ìdí àkọ́kọ́ ni àwọn àgbààgbà ta pẹ́ níjòkó látàárọ̀ tí wọ́n ti wọn kò fóyẹ́ nínú ìgbésí ayé ẹlẹ́ẹ̀kejì náà ni àwọn bọ́dà wà táwọn olókan ìrìn tó tẹ̀lé pípa àdínì ni oní mọ́sálásí àtọ̀rẹ́ wọn sílẹ̀sílẹ̀ ń farabalẹ̀ nípa dùn àfà nínú bẹ́ẹ̀ làfà àkọlẹ̀ tó nú òun kọ́ sí làábà nínú jẹ́ kí bá ṣe anábàhàmà wọ́n àfọ́ àrẹ yóò tó lè fi Islam àtàlùkùrán àtọ́lọ́m tó ní gbogbo ẹ̀ ẹ̀yìn jẹ́ wájú obìnrin náà tẹ farabalẹ̀ báyìí ọ jẹ́ nǹkan tí ó kún wa lójú púpọ̀ pápá ń bá rí gbogbo ẹ̀ àwọn abá àpapọ̀ mọ́rù náà inú mẹ́tẹ̀ pé inú ẹ̀tẹ̀ láwọn ọmọ ìkà kìí nítẹ̀lé pé èmi mọ ní ẹ̀yẹ ní ní iṣẹ́ gbogbo ẹ̀ tí a mọ̀ ní wá wọ́n ibi à ẹ́gẹ́rí kẹta wọ́n dá sí ní kọ́rọ̀ mẹ́ òní mẹ́wàá lọ́bẹ̀ àá o jẹ́ kí o jẹ́ tó dá púpọ̀ èyí ní túnmọ̀ pé wọ́n gbàgbé àná ẹni tí ó bá sì gbàgbé àná ó tó kù bí tí ń rè ó kù bí tí ń lọ nísìn báyìí èyí tá a tẹ̀lé ká ṣe díẹ̀ nínú láàzìmí àbí wọ̀dífà nínú mọ́jìlìsì ọ̀dẹ̀ríyà ní òní jẹ́ pé àjòkó látàárọ̀ àkàwọn ìtàròwé bá kìíní nì mo sì fẹ́ ká máa kíyèsí gbogbo àwọn tá bá jẹ́ aláàfáà táyé ń pèsè táyé ń kójọ lérí tí ma pé àwọn ọlọ́pàá àti ni bídíà ni ọ̀yẹ́ká náà mọ́ púpọ̀ ẹ̀kú àníṣẹ́ ìṣẹ́ bídíà àìní jẹ́ bídíà ní pé àdákọlọ́kọ́pọ̀ lè tí olùmójú lọ́wọ́ ń gbà náà lóòtọ́ abá jí nítorí ọlọ́run ajé nítorí ànẹ́bì láti jò wà jẹ́nà lórí láwọn bàbá tó sáájú àwọn náà jò bẹ́ẹ̀ bí adámu náà ti jò bẹ́ẹ̀ kọ́dà bá sí adámu tó kọ́ lórí wọn lórí làwọn kọ́ wọ́n nílùú làwọn ní wọ́n nílé làwọn jó ọjọ́ ń gọ́lọ ó tó mẹ́ báyìí nígbà bá sì múrú tó adámù sí báwọn àwọn ànábì ọwà àlìjẹ́nà mọ́wọ́jọ wọ́ náà ni àwọn náà bá wọn wọ́ wọ́n máa jòkó sí àzìkáàrù púpọ̀ níjọta bá pàdé báyìí ni mo ṣe ní kéyìn tẹ wà lẹ́yìn kẹ mọ́ bà dúró èyí ẹbójúwájú kẹ sì máa tẹ̀ ṣe ẹ má sàròyìn lágbòta fẹ́ ṣiṣẹ́ àwọn bàbá àgbàlagbà tí wọ́n jòkó látàárọ̀ ìkílà fún wọn kí a fẹ́ fún wọn kí ní àpò kádùrì fẹ́ fún wọn kí ní àwọn àfá rẹ̀ tí a jẹ́ àfá rẹ̀ ó yá ní ká fún wọn gbogbo àwọn gbajúmọ̀ tó wá yìí tí a mọ̀nù tó wá ah, ẹ jẹ́ ká bá sí àbùsàlámì dúkọ́ nínú ọlọ́run tó jẹ́ bàbá àpò kádùrì àti ìyá àtàwọn ìyá wa tó tó wà ń bẹ̀rẹ̀ káwá papọ̀ sí síkìrì náà láàrin ìṣẹ́jú díẹ̀ kádà ní ẹ̀sábẹ́ àwọn jákẹ́yìn tí wá lọ́run ọgbọ́n táwọn ọlẹ́rin tẹ́ ẹkọ̀ ìsinmi ìjòkó ẹ̀yìn ọkùnrin ẹkú lọ́dọ̀ àwọn obìnrin ẹkú bẹ̀rẹ̀ ọkùnrin tọ́lọ jòkó lọ́dọ̀ àwọn ní àìsùn mẹ́ta ìwọ ni kó ń bẹ́ ẹgbọ́ sí ìta ọkùnrin wà ó sì ń jẹ ohun kí àsìkò ń jẹ kọ wà yóò ẹ̀yìn obìnrin tẹ́ ti wà lọ́rùn náà ilé jẹ́jẹ́ máa àti kìrì ọjọ́ ìlànà gbogbo tẹ̀mọ́ kìlá ẹgbọ́ ìrìn ẹgbẹ́ ẹgbọ́ ayìnrìn ẹgbọ́ wájú wọn gbọ́ wọ́n lá obìnrin jama kẹ ìlànà rẹ̀ wàbọ̀ ń bí ẹwà tó gbọ́dọ̀ àwọn alájà ń bí àwọn ẹ̀rà lójú kan tí a tó sókò ẹ̀díbẹ̀ àmì ẹ̀díbẹ̀ náà ẹ̀yìn bàbá wa ẹ̀dà ní ìtọ́jú ọlọ́run níbẹ̀ báyé dé ọlọ́mọdé oyé kó máa ń yọ kí a máa Ọlọ́run ní jẹ́ kí ìyá fojú sókún. Ọlọ́run ní jẹ́ kí àfáà àgbà ní mọ́sáṣẹ́ fojú sókún. Gbogbo àwọn tàà ń jẹ́ tẹ́ǹkan lé bá àwọn àfáà ọlọ́run ní jẹ́ fojú sókún. Lẹ́yìn German TV yìí, ọlọ́run ó ti gbé pẹ̀lú ìṣẹ́lẹ̀ rẹ̀. Gbogbo bàbá bèjì láti sẹ́mbo àti àfáà mi ìdẹ̀lẹ́ ìlú, àwọn ni wọ́n wọlé sí, àwọn lọ́wọ́ tún sí ọwọ́ àpèmẹ̀jì dẹ̀lẹ́ àwọn lárọ́ àti. Bàbá onílé

bẹ́ẹ̀ láti ní ẹ̀tẹ̀ mọ́júmọ́ yìí ká tó máa bọ̀ bẹ́ẹ̀ láti wọ́n alájẹ́ yìí jẹ gbèsè ẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọlé ìtàfẹ́ sí ní jẹmọ́ lónìí tàbí sàmì tí mọ́lẹ́dẹ̀ nàbí ìyàgbẹ̀ fàájú lè gbé kalẹ̀ yìí ọlọ́mọ́ sí lẹ́lẹ́mì kúkúrú ọlọ́mọ́ akọ́ mọ́ sí wà tọ̀mọ́lẹ̀ tànàbì sígbáyà rẹ̀ pèsè àrídún ọmọ kí ó délẹ̀ bá wa náà mẹ́jà padà sí bọ́ ọba dẹ́rọ sí ilé ìrọ̀ wá ń ṣe yìí àtọwọn àtàwọn sáájú ẹ̀kọ́ tó ń jẹ́ apá rẹ̀ àtàwọn tó tún pẹ̀lẹ́ ìjì ẹ̀ bá ti ń jòkó ríra pẹ̀lú ìdùnnú ìmọ́tẹ̀ láti mọ fún wa ọ̀ tí mi bá ṣe tán àárín kí jẹ́jà ló gbé sọ túbà sí àbákọ̀ mọ́rù tí mi ó sọ túbà sí tó bá ti yá àákùkọ́ ẹni àwọn àti lábà náà Orí Abdulkadir máa dà ní ẹ̀rẹ́ bí gbogbo àwọn tí ń ràn lọ́wọ́ àti tí ọ lẹ́yìn àwọn tó dú pẹ̀lú rẹ̀. Láti bàbá rẹ̀, láti ìyá rẹ̀, láti àwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀. Ìyàwó kí láti ìyàwó kejì dà ìmọ̀ bọ̀m̀bí. Ẹ́ kọ̀ dágbére fún mi tó lọ ní. Ṣé ìmọ̀ tó yọjú sí òun tó ń pọ̀lú àgbàgbádé yìí ṣe dá ọ̀dágbòdò ọ̀dágbàfẹ́rá mo sì bí ọfẹ́ dágbàfẹ́rá rí àmọ́mà tó nà tán òbúrú ọmọ jẹ́ tó bẹ̀rẹ̀ lọ bá ṣe ọlá tó wájú ọlọ́wọ́ pàlùbáríkà sí ọlọ́wọ́ akọ́kọ́ ọmọ ti láàrin ọ̀rẹ́ ikú àwọn méjèèjì ọlọ́nkọ́kọ́ ọmọ ti gbogbo ń dáa fi gbapò bàbá ẹlẹ́ àá sọ fún mi pé tí ẹ bá ti rí jímọ̀ èèyàn lè létí pé obìnrin ọmọ ẹ̀sìn tó dùn mọ́ ọlọ́wọ́ kọ ọmọ ẹ̀sìn bẹ̀ ìjẹ́ àfá rẹ̀ ìjẹ́ wòlí rẹ̀ ìdá ti mọ̀ ọ́nù yọmọ bọ̀ láti rí ẹ̀yàdà ní ẹ̀yìn jẹmọ́ ẹ̀kàrẹ̀kọ́ ọdá rẹ̀ ẹ̀yìn jẹ́ ti fẹ́ẹ́sà sí kiri nígbà táwọn àgbàlagbà yìí tó látàárọ̀ ọlọ́run ní bẹni kọ̀kan yínú jẹ́ o ládàárẹ̀ ló mọ bábá wa sí fàádà mọ bábá wa sí wa hassan abdullá bábá wa sí abdulmajid rẹ̀ bàbá wa sí ọmọ sọ́jẹ̀ jí bàbá wa sí ìdásalati bàbá wa sí lókèwà bàbá bilala bàbá wa mutar sallami muhammad al'awwal rakaru wa ta ìná súfí lọ́wọ́ wọn ti fi báyìí láti báyìí láti tọ́ka wá fi ọlọ́njọ́ mọ́ ọlọ́run ọlọ́pọ̀ta múládẹ̀ bá wọn lọ́kùnrin lóbìnrin ní Nàìjíríà ti fi tíkì ṣe Nàìjíríà gbogbo mọ̀kàdàmọ́n ọbẹ̀ látorí àbáwa chairman lọ́wọ́ tó mi aláàjì wa Abdulhamid ìrókò alìjẹ́jẹ́ ló ti kọbi lórí ẹ̀yìn mọ̀kàdàmọ́n lápapọ̀ ọlọ́mọdá ilá àgbà wọ́n ti wá dára láàmù wọ́n wá bẹ́ẹ̀ látorí àwọn táǹjọ́ ń jẹ́ rìbáà táǹjọ́ ń ti dáwà káàkiri ọlọ́mọ fi wá dára láàmù ọ̀rẹ́ Ismaila àti ogun àfáàlẹ́ kí olóòrò Islam tó wà bí tí ò tún bí ọlọ́mọ́sọ̀wọ́tara wà láà àwọn ẹlẹ́ha wa àwọn ìyàwó àwọn ọmọ àwọn mọ̀lẹ́bí wa àwọn jàmá tí kiri tí wọ́n gbọ́lọ́gbọ́ lára wa ọlọ́mọdé sàpọ́ǹtì ní lára wa ọmọdé sàpọ́ǹtì àwọn la ilaha illallah bismillahir allahumma inna nabra'u min hawlina wa min ila hawlika wa quwwatika wa natawassalu allahumma ilayka bi adhkarina wa adiyaina بأسمائك الحسنى وصفاتك العليا وآياتك ذات السنة إجلالا لجلالك láti máa gbé wọ́n lọ́wọ́ tóbi àti fífí pé wọ́n lọ́wọ́ hàn àti fífí wọ́n lọ́wọ́ lábẹ́ ti dákùn عفوك ورضوانك أتم في ينو الله أتكو ينو سوا محبة لرسولك محمد صلى الله عليه وسلم أتفتا لترى النبي لا يفيد وبسطة شيء ذكر مولده لا تبينات يوجو بها النبي عام اليوم المبارك لجع البركة يبارك اللهم في زاوية نور الجيلاني اللهم فالبركة دي نور الكيلاني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 rántí àwọn tó bí wa láti kọ̀kan rántí àwọn òbí tó bí àwọn olóore wa láti fi ládà rẹ̀ kọ́lọ fún sí ọlọ́run tàbí wa Muhammad ìkàlùkọ́ lọ́dọ̀ wá bèèrè tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ́bọ̀ mí mọ́ pẹ̀lú àníyàn mo fẹ́ takú sí ìfẹ́ àrámù. Ìfẹ́ máa jẹ àrámù. Ìbá láàrín bẹ lọ́dọ̀ ọlọ́run kí ló fi ṣe olóúnjẹ jẹ́ kí ló fẹ́ fi pamí sí ọ̀lásọ́wọ́ kí ló jẹ máa rìn òkú sí olówó náà kí ló fẹ́ mí lólòsì sí gbogbo tí mo fẹ́ bẹ lọ́dọ̀ wọn lọ́rùn ọba fún wa tán jẹ́ lè fi ṣe tí wọ́n bá wá fún wa ní gbogbo ń tàn bèèrè tẹ́jẹ́ lè fi ṣe tí wọ́n lọ́rùn má jáde Èmi pẹ̀lú àrẹ̀tá ní ọ̀lásìpọ̀. Pẹ̀lú ọlọ́run wa. Èmi pẹ̀lú ọlọ́run la nídìí ara wa mi ló fi pè mí. Ọ ń fẹ́ ọlọ́run ti mi kúnnú àwọn ẹni rẹ̀. Ọlọ́run fi mí kúnnú àwọn ẹni rẹ̀. Gbogbo tó wá ní wá ní lọ́dọ̀ fún mi kí máa lò fún wọn. Ayé tí wáyé Kí máa lò fún ọlọ́run. Kí máa lò fún ọlọ́run. Ọlọ́run kọ́ bá fẹ́ láti òní lọ sí ní lọ́dọ̀ tọ́ wá lọ fẹ́ òun mọ́jẹ̀ ní débẹ̀ mọ́jẹ̀ ọkàn mi mọ́jẹ̀ mi náà débẹ̀. Gbogbo tọ́ wá lọ fẹ́ òun mọ́jẹ̀ mi lọ́bẹ̀ mọ́jẹ̀ mi náà lọ́wọ́ sojú kòkòrò lọ́bẹ̀. Gbogbo yàrá níláyé jẹ́ àjọ jẹ́ á ní. Gbogbo tí ìyàn níláyé jẹ́ ní àbìsẹ̀kìwọ́ ọlọ́run. Aláàdẹ́bùwà Muhammad. Aláàdẹ́bùwà Muhammad. Aláàdẹ́bùwà Muhammad Rasulullah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah. Allah.

Allah, Allahi, Allahi, Allahi, Allahi, Allahi, Allahi, Allahi, Allahi, Allahi, Allah, Allah, Allah.

الذي كان ما كان منه يكون وأمر من الله يكون فيكون الله الله الله الله لله الله الله الله الله الله الله الله يكن وأمرنا يكون فيكون الله لا إله إلا الله الله الله الله Allah, Allah, Allah, Allah, Allah, الغيب من عظمائه وإسلام صهور حمدكم بلا ألفأت للغيب بالأصمار والشمس هيرون تذل الغيب من عظمائه ويشم زهور بالله قاسي لم تقم بل أنت ظل الغيب من الأثمار والشمس تخرج بالله القائم لو تقوم بل أنت تذل الغيم من عصمة والشمس وجعلها رسلما فضعر العقول ما جاء سعدي تتجلى ما تباكى غيرها بالله الخالق القايم لو تخوف على انتهى أنت سلح الكيد من السماء والشمس Yeah. الزجاجة كأنها كوكب دوري يوقد من صدرة مباركة زيتونة لا شرقية ولا غربية قال زيتها يضيء ولو لم تبرز النار النور على النور يهدي الله النور من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن اذكر في اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلئهم تجارة ولا بهم عن ذكر الله ويقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتكلم فيه القلوب والأبصار يجزيهم الله أحسن ما أملوا ويزيدهم من ظله والله يرزق من يشاء بغير حساب خطبة اللهم بسر الذات وبسات سري اللهم لا بيه الذي هو أنت وأنت أبي والله لا فريق وقف لا إله إلا أنت وسلوا بها في والله استجبنا بنور الله إذن أدمر يقول أبوها نور عرش الله إنه أدمر أملي على عرش الله أبوها pẹ̀lú orúkọ wọ́lọ́wọ́ ọ̀tá àrẹ àtọ̀tá ti mọ́jọ wọn tẹ̀wọ̀ Àlágbára ah, kan létè kan àfiwọ́ ọlọ́run. Àpapọ̀ ilé jẹ́ ẹ̀mí wa, àtàrà ilé wa, àtẹ́bí wa, àti fámílì wa, àwọn ọmọ wa. Gbogbo tó fún ọlọ́run akó sọ́dọ̀ ọlọ́run náà. Wọ́lá ogun àwọn orúkọ wọ̀nyí tó fi hànà gbogbo tí ń já burúkú ìdí báyà mẹ́jọ bá wa mẹ́jọ bọ́ mọ́ wa. Ọ̀tọ́ wà wọ́lọ́run. Wọ́lá haúlá wọ́lá kú wọ́ta ilẹ̀ agbára kan fún àtiwọ ọlọ́run. Nkọ́ta àti àmàrin ilẹ̀ àmì. Àkátà bí kò sí ìkẹta àtiwọ ọlọ́run. Gbogbo ìróngbà wa kó síwájú ọlọ́run. Gbogbo bí táwà ń kàdé láwá dé kò sí ń bẹ̀rẹ̀ ọba mi o ọba tó ní mí gbogbo àwọn ojú wọ̀nyí wọ́n yajú lẹ́ torí tiwọ ọlọ́run àwọn tí wọ́n ń sunkún wọ̀nyí gbogbo omi tí ń dà lójú kálukú torí tiwọ ọlọ́run ni gbogbo àwọn kàtọ́ta kọtíkálukú ń ro tí ń rò ìtiwọ ọlọ́run ni wọ́n rò kálukú darí wá sọ́dọ̀ wọ ọlọ́run. Ìfẹ́ ànẹ́bì, àpọ́lé ànẹ́bì láti ń bẹ̀wọ ọlọ́run. Pẹ̀lú ibi táwà yìí, àtàkójọ tá àkójọ tó lùkà ànẹ́bì. Láàfin rántí ọjọ́ bí ànẹ́bì. Ọlọ́run mọ́ dára padà lẹ́ni tí ó rí ìgbẹ̀rẹ̀. Mọ́ jà káwọ́ lóbi fò. Àtẹ́wọ̀ wa tí wọ ọlọ́run. À ń wá yọnú wọ ọlọ́run. À ń wá foríjì rẹ̀. À ń wó rírí ayé àti tọ̀run. Ọmọ náà Ọlọ́run kí wá lọ́kàbalẹ̀ pẹ̀lú oríire wọ̀nyí. Fàlbáríkà jí wá láyé àti lọ́run. Ọba tí kẹ́ ogun ẹ̀dá tẹ́wà. Ọba tí sàánú ẹ̀dá sàánú. Ọba gbogbo àgbáyé. Bismillahirrahmanirrahim. ثم كلا سيعلمون ألم نجعل لكم يا أجوى وجب على أوتادا وألمناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سرادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المنذرات ماء ثجاجا لنبرج به أرضا ونباتا وجنات ألفافا إن يوم القول كان ميقاتا يوم ينبه للسور فتاتون أبواجا وفتحت السماء وقالت أبوابا أطلعت الجبال من ترابا إن جهنم كانت مصادا للطاغين معابا لا لابسين فيها أقابا لا يتوبون فيها وحدا ولا سرابا إلا حميما وغسعفا جزاء وفعفا إنهم كانوا لا يجدون حسابا فقد ضربوا بآياتنا كتابا وكل الذين الخلق ولن نزيده إلا عذابا إن المتقين مفازا أدعائك وعنبا وقوائب أعنبا وخاصا ضعافا لا يسمعون فيها لدوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الدور والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صعبا ذلك اليوم الحق ومن جاء بعد العرب ربه إنا أعطيناكم عذابا قريبا يوم يذكر المرء ما يداه ويقول لله من أجل كنت ترابا هذا حق الله

káàmà bá rí díwọ́ làbìtàrí fi ń díwà lọ́wọ́ ètò ń bẹ́ ẹgbẹ́ ìjọba fẹ́ bèèrè ọlọ́run wọ́n láti kòtà fi dúró yìí ọba mọ́ríkàsì jẹ́ ọba mùdírò mọ́ríkàsì Habibullah Adam Abdullahi alalori àti gbogbo tí sí àdámù bílẹ̀ nírànlẹ́bí àtàwọn ìyàwó pọ́tàbà tọ́jú wọn báwọ́ láwọn ìjọ yẹ́ lọ́mọ̀jẹ́ ọfọ́ mọ́jẹ́ òtù bá ń fọ́nà máàbùl kádìrì mọ́jẹ́ haramu mi mọ́jẹ́ ìkẹ́kí nǹkan dámú ẹ̀ tí ó wà àtàwọn ikú rẹ̀ tí jẹ́ mukaddamun àtàwọn makéwù yòókù tí wọ́n gbó kọ wa lérí fọ́nà mímí náà ó ọ̀nà mọ gbogbo wa náà ó wá sí ayé nírọ̀rùn fún agbogbo tá bá ní ìdíbẹ̀ kọ́ máa dé nírọ̀rùn آمين آمين آمين آمين آمين آمين آمين اللهم صل على سيدنا محمد السابق الخلق نوره ورحمة العالمين زوره عدد من مدى من خلقك ومن بكي ومن سعيد منه ومن شكي صلاته تكريك حتى وتهيت بالحق صلاة الله وعلى الكتاب صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وغير تسليما مثل ذلك كما شيخ الخليفة موسى اسنوبي وأنا أقول له ọlọ́mọ́sà járí wọn pẹ́. ọwá fi tó lílé ìtàláti nàkébùlà sọ́lọ́pù bàbá wa àgbà ní mùsùlùmí àtàwọn tó kú lọrin ọwá ìdílọ̀rọ̀ orúkárí gbogbo tí ń jẹ́ kàdùríyà ogun tí ń jẹ́ tìjáníyà ọlọ́mọba fẹ́fẹ́ jẹ́ náà ààrùn ìlọ́dọ̀ọ́lọ́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 a ní ìdìjòkó àdúwà fún ọlọ́la ẹni ọlọ́mbá yọ̀dá fún nínú Islam gbogbo ẹbí àti gbogbo àwọn ọmọ kéwú ọ̀fẹ́sà dúwà fún wọn ọmọ wọn kan papọ̀dá ń jò ní jẹ́ Taufik ọ̀kan tún papọ̀dá ń jò ní jẹ́ Fatima àwọn akẹ́kà kókó sàdúwà fún gbogbo wọn ní Islam lọ́la ọlọ́mọ́sàbà kẹwọn àti gbogbo àtàjẹ́gbèsè àdúrà kólùkù ẹjá bá sàlátù jòkó tó jẹ́ sọ tàbí àwọn bí mẹ́ta jẹ́ wà sàdúwà sí wọ́n gbé wà dìde lẹ̀ ẹdàkùn ẹ bá fẹ́ràn nẹ́bì dáadáa ní ilẹ́fẹ́kẹ́ dúó bí èrè àkádìrí wọ́n máa rìn kí bá ìgbàláwọn sàábì rẹ̀ mélòó kan الصلاة على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي على النبي سلام على النبي سلام على النبي سلام على سلام على النبي سلام على النبي سلام على النبي سلام على النبي سلام على النبي سلام على النبي سلام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 السلام على النبي السلام على النبي السلام على النبي السلام عليكم السلام على النبي السلام على الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي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 wọ́n náà ní òtúbà tí wọ́n ṣe sí àwọn wa ní àgbàjì àwọn náà ó sì sí àwọn àti bàbá ẹlẹ́ha àwọn náà wà